إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون عباد الله إننا في هذه الخطبة خطبتنا اليوم نتطرق إلى بعض الأمور المهمة التي تمس بما يحصل في مجتمعنا اليوم فهو ما يتعلق بالأمن وبالرزق اللذان قد بدلا خوفا وجوعا على الناس فقد أخبرنا الله عز وجل بحدوث هذه الأشياء وأخبرنا رسول الله صلى الله عليه وآله وسلم فقال الله عز وجل في محكم تنزيله وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون عباد الله في هذه الآية بيان أن هناك قرية كانت تعيش كانت تعيش في الطمأنينة وكانت تأتيه الأرزاق أو كانت تأتيها الأرزاق من كل مكان من السماء ومن الأرض من الأمام ومن الوراء من اليمين ومن الشمال من كل مكان تأتيها الأرزاق فماذا فعلوا وكذلك هذه القرية تعيش في الأمن وفي الطمأنينة أي كل شيء ساكن ليس فيه هذه السرقات وليس فيه هذه الإجرامات فماذا فعلوا أي ماذا فعلت هذه القرية مقابل ما أعطاها الله عز وجل كفرت بها كفرت بها أي لم تشكر الله عز وجل على هذه النعم بل كفرت بهذه النعم فهذه فهذا المثل يوافق تماما ما يحصل في مجتمعنا هذه فنسأل الله سلامة العافية وكذلك النبي صلى الله عليه وسلم يقول كما قال بعض الأصحاب وهو عبد الله بن عمر رضي الله عنهما قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس خصال إذا, إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن أي إذا ابتليتم بهذه الأشياء لا بد من نزول العذاب من السماء لا بد من رفع الأمن وتبديله خوفا ولا بد من رفع الرزق وتبديله جوعا فالناس يشتكون اليوم فيقولون أن هذه كل من أنفسكم فقال النبي صلى الله عليه وسلم أي هذه الأشياء الخمسة إذا فشى في الناس يجلب عليهم العذاب فقال النبي صلى الله عليه وآله وسلم لم تذهر الفاهشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون فاليوم قد فشى فينا هذه الدسيسة وهذه الفاهشة فشوا عظيما والله لم نشاهد مثل هذا التاريخ والله المستعان فقال النبي صلى الله عليه وآله وسلم إذا فشى فيكم الزنا وفشت فيكم الفواهج وما نشاهده اليوم لا بد من فشو الطاعون والأوجاع أنت الآن رأيت سبب الجوع من الفاحشة من الزنا والزنا الآن في كل مكان في كل بيت فيه زنا في كل بيئة فيها زنا فنسأل الله سلامة العافية والناس يشاهدون هذه الأمور ولا ينكرونها فيسألون أين لنا هذا بل من أنفسكم لماذا لم تمسكوا نساءكم لماذا لم تمسكوا بناتكم من هذه الفاحشة ومن هذه الفواهش بل يوجد من الوالدين من يطلق بناتهم لكي يكونوا كلابا وخنازير فنسأل الله سلامة والعافية فقال النبي صلى الله عليه وسلم يفشى فيكم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم وإلى آخر ما ذكر النبي صلى الله عليه وآله وسلم فنسأل الله سبحانه وتعالى السلامة والعافية فنسأل الله سبحانه وتعالى يوفقنا وإياكم ما يرضي ويرضى نسأل الله سبحانه وتعالى يرد المسلمين إلى دينهم ردا جميلا فأقول ما تسمعون وأستغفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفاه والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقف الله سبحانه وتعالى أترى لكم كاتقفون النبي محمد صلى الله عليه وآله وسلم ẹni tí Ọlọ́run subhanahu wa ta'ala tí wọ́n rẹ̀ sí wa kan mẹ́jẹ́ ìmẹ́nà ìkẹ́ àti ìgẹ̀ kuma bá wọn sahaba nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ará alẹ́ nẹ́gbà Muhammad àti gbogbo tó bá tẹ̀lé ojú ọ̀nà nẹ́bí àtàwọn sahaba rẹ̀ tí ó fìdí ọjọ́ kẹyìn ilé ta ṣàlàyé lè ní tá mẹ́nubà lè ní òun náà ni àwọn apákan nínú àwọn nǹkan tó pàtàkì Eh, eh, kí náà ń pè security ma kò sí igbá ma kò sí àwú ma ilé tó ní kálùkù ń pariwo bàbá Tinubu ẹ̀dàpẹ̀ ṣàánú wa gọ́ọ̀nà kí ní kẹ́dàpẹ̀ wá gbà wá gbogbo ilé nùksọ́nù fi tawhid kí ní ká tó ń fa kí mùsùlùmí kó tó máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó bá ń sọ ń gboro kó lè bá àmọ́ kí láwọn asbábù ọ̀rọ̀ ìsá al'asbábù ọ̀rọ̀ ìsá tó ń fagbó àwọn nǹkan yìí òun náà ni ọ̀rọ̀ tọ́lọ̀ sọ fún àwọn Qur'an wà dọ́rọ̀bà Allahu mathalan ọlọ́run ṣe example lukan àwọn ayyímọ̀tù tafsiri gbogbo wọn ma ń sàlàyé pé mẹ́tàlù yíò kọwò ìlú tọ́lọ̀ bá ń sọ bí i híyà Makkah Makkah ni àmá nínú kata ti mọ̀ nínú tafsir nínú ulumu tafsir ulumu Qur'an ẹ̀kọ́ Qur'an o ní wípé kódà tí àyà bá sọ̀kalẹ̀ nípa ibìkan pàtó àbí nípa ẹnìkan pàtó àyà yìí ń kọ́ yóò mọ̀ ṣe lò lórí gbogbo àwọn tó bá ti kó sínú sífà yẹn sínú òrìn yẹn ni kì í ṣe kí bóyá àyà yẹn bàtọ́lọ̀ bá ọlọ́run wá ń ṣe example kanú Qur'an kọ́ríyàtàn ọlọ́run nílù kan wà gbogbo olú tó bá ti kó sí táwọn ènìyàn kó sí òun náà ni ayà yóò ma bá wí kanat aminatan mutma'inna ọlọ́run láwọn ìlú yìí wọ́n ti fi ìgbà kan wà nínú amnù wọ́n fi ìgbà kan wà nínú ìfọ̀kànbalẹ̀ mutma'inna tọ́kàn wọ́n balẹ̀ tí ò sí ìbẹ̀rù kankan oníkálukú wà nínú dùnú wọ́n gbádùn ẹlẹ́sílẹ̀kúnlẹ̀ ẹlẹ́mọ́tilẹ̀kùn tí ò ní sí kankan tí ó ṣẹlẹ̀ sẹ́nì kankan irú bàbá wọn náà ti kọjá láwọn òdúta wà lórí ẹ̀ lẹ́ni léyìí tí yóò tó bẹ̀ kó dánwò irú tó wá ń ṣẹlẹ̀ yẹn ó wá ń ṣẹlẹ̀ láwọn lómìdì sí iná táwọn wà níbi tó ṣe pé wọ́n lè sílẹ̀kùn wọlẹ̀ ya'tiha rizquha ragadan min kulli makan arziki wọ́n wá ń wá ní gbogbo ayé nǹkan méjì tá sì ní gbogbo dúníyà wá tá ń gbé nǹkan méjì tó jùkọ́ lé àti arziki gbogbo afẹ́ lówó afẹ́ ra mọ́tò ó kó sínú àrízìkí ká mọ̀ rìn kó mọ́ di pé wọ́n ń sá pé wọ́n yìnbọn bẹ̀yẹn wọ́n ń ṣe kíní kan wọ́n sára wọn ládàá wọ́n ń ṣe gbá wọ́n ń sàwó gbogbo ẹ kó sínú kí ni al'amnu méjèèjì àwùjọ tó bá ti sọ ìkanu méjì inú àbọ́sọ méjèèjì nú ní àwùjọ yìí ò ní ní fọkànbalẹ̀ àwùjọ yìí ò ní ní ríbi fẹsẹ̀ wálẹ̀ kò dẹ̀ ní ní ìlọsíwájú ìdí ni wípé tí ó mọ̀ bájà náà

o ní kí ọlọ́ọ̀bá kó so oore fún yẹn kọ wá ma ná oore yẹn síbi tí ń bí ọlọ́ọ̀bá nínú gbogbo tọ́lọ̀ sọ ní Kùránì yìí máa wó láwùjọ wa o kó tó máa blame anybody kọ́kọ́ máa wó sáwọn kí ní wà láwùjọ àbí ò sí tó bá ti wà áyà Kùránì ní gbogbo àsìlágbà pọ́rọ̀ Ọlọ́run òdodo ni ahsanu min Allahi qila wa man ahsanu min Allahi haditha ta ló lè sọ òdodo ta ní ba sọ Ọlọ́run subhanahu wa ta'ala Ọlọ́run wa ní pé mo fi lọ́kàn balẹ̀ kò sí bẹ̀rù mo tún ṣe àrísìkí fún yín ẹ̀ ń jẹ ẹ̀ mú gbogbo nǹkan lọ ní rọwọ́rọsẹ̀ ẹ wá dúpẹ́ orí Ọlọ́run subhanahu wa ta'ala láàgbà kẹ́mọ̀ gbọ́ pé yìí tàbí 1960 1950 ọ̀nà 15 naira 15 naira péré èyàn sì lọ́jà ó sì ra mọ́tò Texas kún 15 naira tó bá fọ́mọdé nìsìn yóò sọ́nù ní kò sí tí kí so ìgbàtàwà bèèrè lọ́wọ́ àwọn bàbá tàbá ń sọwọ́ àwọn ìtàn yìí fún wa ẹlòmí o máa sọ ìtàn yìí láti fi condemn government ìtàwọn sọ ní pé bàbá nígbàtẹ́ ìrí kíní sẹ́m dúpẹ́ fọ́lọ́run nígbàtí ẹ̀ fi 15 naira kó tẹ́gzí tí ń kó ń jẹwọ́lé fún yín ṣe bí ń tẹ́ ìsọ́ngbà ni pé àwọn ìjọba yóò dá àá 5 naira ló yẹ ká máa lo nígbà tó wà 5 naira la in shakartum la azidannakum wala inna adhabi la shadid tẹ́ bá dúpẹ́ fọ́lọ́ọba la'azidannakum ìmọ̀ lékún orí fún yíní tẹ́ bá wá ṣe kèfèrí tẹ́ dúpẹ́ fọ́lọ́ọba inna adhabi la shadid ìyàmí ọlọ́ọba lé mo wà lè polókè bẹ̀rẹ̀ jù ní àwọn bàbá ìwà ń sọ̀rọ̀ wọ́n pàdé ọ̀rẹ́ àwọn ayé jọ ní pé ah! àwà ń sọ̀rọ̀ èpo ní ìsìnkú ipò láàárà ní 800 ní ìsìn ààrẹ ti gbàyẹn nígbàtà wà ní kíní kan tán tekún 10 naira tán tekún 5 naira tó wà lọ pẹ́ pé ọlọ́run adúpẹ́ bẹba ṣe ń dúpẹ́ fọ́lọ́wọ́ bá bẹ́ lọ́lọ́wọ́ ṣe máa sẹ̀rọ̀ fún yín bẹba ṣe ń ya ìyàkúyà bẹ́ẹ̀ ni ó ṣe máa lè sí nínú àwọn ọ̀nà tó wá lágbára jù ta fi ń sá ìmóre ònukọ́lọ̀bá sí oore fún yàn kẹ́yẹ̀ la fi ń wò ọwọ́ lọ́lọ́bá la fi ń mú ọkàn la fi ń rò ara tọ́lọ́bá fún wa kí la fi ń ṣe ṣé à ń lò síbi tọ́lọ́wọ́bá fẹ́ ni tó torí ọlọ́mọ

so oníkálùkù ń sá ìmúre sọ́lọ̀ ọba subhanahu wa ta'ala dé pẹ́ ra lómi ládùgbò ẹkọ àmọ́jọ kí lẹ́sẹ̀ ẹ̀ẹ́sẹ̀ bá dé fún wọn bá dé òsì wọlé ń ṣe fún wọn ẹkọ àmọ́jọ wọ́n ṣe bá dé àmọ́ kéèké wọ́n ti jó ọkùnrin àtobìnrin láti kékeré wọ́n ti ń bára wọn jó ṣèbówó tọ́lọ̀ ń fún ọ ṣèbó ló fi ń ṣe bẹ́ẹ̀dì yẹn tí ó bá sọ́wọ́ á níjọba òpè sí owó mú òsìn kan àmúgbà tó wọ́n yẹ wà lọ́wọ́ rẹ̀ kí ló fi ń ṣe tó fi ń ṣe tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala àbówó ẹgbẹ́ ló ń lò láti mọ̀ fi ṣe ifsadun fil ardi bada islahiha kó ní kálùkù wúrawáwó kama ipi wallahi gbogbo ṣogbó tí ń ṣẹlẹ̀ yìí 99% rẹ̀ látara ìsẹ́ta ń ṣe ni so nígbàtí wá ṣe àìmúrí pẹ̀lú Ọlọ́run Ọba kí l'Ọlọ́run wá ṣe fún wọn fa'adhaqaha Allahu libasa al-ju'i wal-khawf Ọlọ́run wá wọ̀ wọ́n lẹ́wù ebi ebi yẹn lọ ń substitute arísìkítà ti fún 10,000 tó rà mẹ́lẹ̀ ní báyìí in tàbí 20 naira rà láyé gbáun 50,000 tó rà mẹ́lẹ̀ ní kódà in tàbí 50 naira rà ní 2020 kò tó mẹ́dẹ̀ ní àwọn olómi sí believe ní pé 2027 gbogbo ma change bí sí ibi tàbí èyàn tí nǹkan sí wọ́n dé 2027 ah gbogbo ma change a ma lè jọba ikú bẹ́ẹ̀ ni a ma fi jọba mí sí bẹ́ẹ̀ ni o a gbọ́dọ̀ fi jọba mí sí bẹ́ẹ̀ ni o subhanallah wa bihamdihi subhanallah al-azim ila mata ya jama'a ìgbàwo láfẹ́ gbogbo àwọn ìwà òpònú ìdá ìyọmà ya mi lọ́sẹ̀ islam

àwọn èèyàn ṣe lọ́wọ́ ọba lójú méjèèjì láì ní fíìlì remorse láì ní rí aburú kẹ́kẹ́ nínú táwọn ń ṣe láì ní kùtẹ́ nílùú ìdíkò ń ṣe ẹ̀kan àníwọ́n máa lómi kí wọ́n pààyàn ojú wọ́n sì dá wáyé wọ́n dẹ̀ mọ́ sọpá ṣe pá kama lórí subhanallah like you dẹ̀ mọ́ sọ bí remorse like kò ní fi pé ẹ̀yìn mọ̀ pé kí ló ń ṣe nítorí encourage dáadáa

àtúwà padà sọ́dọ̀ ọlọ́ọ̀bá àìjẹ́bẹ̀ wallahi ìyà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o lẹ́fì mọ́ fúra wípé ẹgbẹ́ tí ń ṣẹlẹ̀ lọ́dún yìí ó tún wọ́sì jọdún tó kọjá ju previous year lọ bẹ́ẹ̀ ni yóò mọ̀ wọ́sì díẹ̀ díẹ̀ díẹ̀ in accordance bẹ́ẹ̀ náà bá ṣe ń yà ìyàkúyà sọ́lọ́ọ̀bá bẹ́ẹ̀ náà ni ọlọ́ọ̀bá ó mọ̀ fi ìyà rẹ̀ tó gbówáwò ní àbí Allah subhanahu wa ta'ala kó sọ wá kó níbi ìyà rẹ̀ ọlọ́wà ní pé bí ma kánù yasna'un in ta fi ṣẹlẹ̀ fún in ta fi fi ìyà ń jẹ yín báyìí nítorí in tẹ́ ń ṣe ní o ìkẹ́ nínú àwọn àfẹ́sì Islam tọ́sàlá ìsìlá ìpẹ́ Sheikh Rabi bin Hadi al-Madkhali wọ́n mẹ́ṣọ́ ọ̀rọ̀ kan nínú nǹkan àwọn sàwùtíyà ti wọn nínú àmọ́kítọ̀ kan ń blẹ́mù àwọn olórí àfáà tó bá lọ ka kùránì dáadáa kan lọ lélè nìkan lọ ohun tí mo sọ pé yọrọ lẹ́ ń pa wá mú kùránì rẹ wá sí láti sọ́tù bá kọ́rọ̀ látọwọ́ òkè english rẹ ń bẹ wá mọ̀ tọ́lọ mọ́ àwọn àfáà Banu Israila àwọn àfáà wọn àwọn àfáà wọn wọ́n ṣe báyìí wọ́n sàbúrú yuharrifuna al-kalima ma ṣe báyìí wọ́n ma sọ̀rọ̀ báyìí wọ́n nílò ìmọ̀ wọ́n nímọ̀ àmọ́ wọn ṣe kíni wọn ò lò ìmọ̀ yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí Ọlọ́run subhanahu wa ta'ala fi ń tì sí wọn àfáà wa ní pé ọ̀ wá ní ríbì kan tọ́lọ̀ tí wá ní pé ìdí ni wípé ìtawà gan sí fúnra wa láàrin ara wa òun gangan náà ní jóun ìta bàbá ṣe ń lò láàrin ara wa òun ló ma ń determine kò sí bọ́lórí ṣe lè dáa tó táwọn ará ìlú bá yà yà búkú kò sí nǹkan tẹ́ni ẹ lè ṣe tó lè tẹ́mù yẹ lọ́rùn ni walaqad jā'ahum rasūlun minhum ṣe bá wò jíṣẹ́ ń wá láàrin wọn ọlọ́fin sọ pàwọn ará Mẹ́kà ní ẹ fi àwọn àgbákò tẹ́ ìsẹ́ fi ilẹ̀ ẹyẹ parọ́ jẹun mọ́ ẹyẹ fi rọ́ síṣẹ́ púpẹ̀ náà ń sọ lójoojúmọ́ tẹ́ ń gbọ́ náà sẹ́bẹ̀ ń gbọ́ ọlọ́wà ní wàlá kọ̀dí já ahùn rọ̀súlùn minhum ṣe bá wùn jíṣẹ́ kan dìde kò sí bó ṣe lè burú tó náà ara àwọn nǹkan bí méjì kanáà táwọn ọmọ sọ̀dọ̀ láwùjọ fàkẹ̀dàbù ọlọ́ ni wọ́n sì ó dẹ̀ mú wọn ní hàl wípé wọ́n ṣe àbùsí fún ẹ̀mí ara wọn lọ́wọ́ náà ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì tí Ọlọ́run bá fi iṣẹ́ tó pé tó fi rán tí wọ́n dẹ̀ jí iṣẹ́ yẹn tó pé tí wọ́n fi nǹkan kan lẹ̀ báyìí fún wa nínú ẹ̀sìn tí ìbá ṣe kí wọ́n ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí kan sọ fún wa ipé kò sí ẹyẹ kan tí ń fò ní sánmà tí ó bá ní kíníkà tó yẹ kọ́ nínú mọ̀ lára ẹyẹ yẹn ànẹ́bí ó sì kọ̀wà ìka ẹyẹ tí ń fò yíò nínú ẹni ìdìkan báibẹ́bẹ́bẹ́ wọn lánàbí ikú kò wá fi nǹkan kánlẹ̀ tí bá sì kò sàlàyé fún wa ṣàwárò bí yá àwùjọ tí wàhálà ti ń ṣẹlẹ̀ láwùjọ ṣàwárò bí yá ànẹ́bí ò ti ní sàlàyé fún wa ni ànẹ́bí ò ti sàlàyé fún wa sallallahu alaihi wasallam of course because ànẹ́bí ń kọ́ òjíṣẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala amin man fi sama òun ni ti ń bẹ ní sánmà tó fi àwọn sọ̀hábà nígbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n láwọn jùkú bá ìjọ kan àwọn jùkú Ànábì wa ń bọ̀ wá sallallahu alaihi wasallam kò kí fi àsìkò kan lẹ̀ ta lè fi gbà ṣe wà sí fáwọn ká fi rán wọn létí ọ̀rọ̀ Ọlọ́run tí bá sí pá Ànábì rán wọn létí àwọn sọ̀hábà náà dẹ̀ ní tó bá kí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n fi ráre kíákíá wọ́n sáré jòkó wọ́n fẹ́ sáré kẹ́kọ̀ọ́ tún yẹn Ànábì wa ní pé ya ma ṣarọ̀ muhajirin ẹ̀yin tẹ́ ṣe hijira láti Makka wá sí Madina ẹ wá ẹ jẹ́ n bá yín sọ̀rọ̀ kan àwọn tó wà ń bẹ Muhajirun ni ẹ súnmọ́ bí mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan hamsu khisal Ànábì láwọn nǹkan máa ń kan bẹ ìdábtùlítùm bihinna tí kíní bá ti lè padà jẹ́ àdánwò fún yín láwùjọ tẹ́ẹ̀rí bí paná kíní yẹn kíní yẹn jẹ́ àdánwò àti àgbákò fún yín láwùjọ ẹ̀ẹ̀dẹ̀ rí bí paná kíní yẹn wà áúdù billah ah mo wá bá yín wá ìsọ Ọlọ́run kíkíní yìí kó padà gbalẹ̀ láwùjọ yín anábi ń sọ ọ̀rọ̀ yìí sallallahu alaihi wasallam láwọn ìgbà tó sì pé ìgbà tí fi ń dájú táwọn èèyàn lò lórílẹ̀ ayé nígbà yìí anábi lákọ̀ọ́kọ́ bẹ̀ sallallahu alaihi wasallam lam tazhar alfahishatu fi qawmin qattu hatta yu'linu gbogbo àwọn tàà ń rí láwùjọ àwọn èèyàn ń kọ orin tàbá dé ogun láwọn bòmí nírọ̀lẹ́ báyìí àti ìyá àtọ́mà àti bàbá wọ́n jọ ń kọ orin wọ́n jọ ń jó ń ta wọ́n jọ ń mutí wọ́n jọ ń sí òfò àwọn ìyá àtàwọn ọmọ wọn kóra lọ tiktok wọ́n lọ ń jó ń bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ facebook bẹ́ẹ̀ náà ṣe ń jó lórí kinní kan àwọn èèyàn ń ṣe aburú lójú méjèèjì aburú rẹ̀ ti wá ní agbára ó ti nípọn ó ti dé ìmírí ó ti dógóngó kò anẹ́gbà ní kò sílù kan tí ó wà wà bẹ́ẹ̀ kó tètè gbọ́ yífà kó lè bá mọ̀ wípé àwọn abúrúta ń ṣe òun ló ń bí gbogbo tàà rí yẹn aljaza'u bin jinsil amal kama tudin tudan bọ́ bá ṣe ṣe bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ rẹ́san o ẹ̀san sì ní ìmọ̀ ń jẹ́ irúṣẹ́ tó bá ṣe lọ́lọ́wọ́ fi sọ́lọ́sẹ́ wa mallahu bi dhallamin lil abid ọlọ́wọ́ kí ń sàbùsí anybody anábìláwọn ìwà burúkú àwọn ìwà ìdọ̀tí ìwà ìbàjẹ́ yìí kò ní fẹ́ ká láwùjọ títí Ànábì ní sallallahu alaihi wasallam pé àwọn yóò padà máa ṣe yóò padà wọ́n wà tẹ́ẹ̀tẹ́lẹ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ láwọn yẹn ti ń ṣe zìná kọ̀rọ̀nà ti ń saburú ní ìsìn ó ti di everywhere Ànábì ní tó bá ti wá di gbogbogbò tó ní kálukú ń gbá mara wọn o kò sí tí ó mọ̀ ṣẹlẹ̀ ní pé àwọn àìjàkálẹ̀ àrùn àìsàn burúkú yóò mọ̀ jà láàrin wọn ẹ̀kejì Ànábì ní ebi ebi ó dé so kí ọ̀tọ́ fẹ́ pariwo pé àwọn kan náà fi bí pa wá ó yẹ kọ́kọ́ wò pé sẹ́mi náà kún wà láti ń ṣẹlẹ̀ ilẹ̀ adúgbù sí nẹ́tí ń bẹ lọ́wọ́ mi òun là nẹ́bí dẹ̀ sọ fún sallallahu alaihi wasallam àwọn òsì Muhammad sallallahu alaihi wasallam sẹ̀mí náwà àtọ́ náà ni ànẹ́bí sọ bó ṣe rí náà ni sallallahu alaihi wasallam ànẹ́bí ń tẹbá ti ń ṣe tó ti padà pọ̀ láwùjọ débi pé kò sí tó ní kálukú ti sọ dó ń jẹnu bóò ló ṣe dọ̀là jùmọ́ alọ́wọ́ náà torí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àwọn mẹ́ẹ̀ ti wọ skúl ó ti wọ skúl ó ti dẹ́rẹ̀ kó ní ẹ̀yí gan bí kí gbogbo àwọn àwùjọ táwọn ọ̀dọ́ bá ti wá pọ̀ sí àwùjọ tí ò ṣe dé ni haida àwùjọ tí àwùjọ ogbó àwùjọ yòhò àwùjọ zina àwùjọ orin àwùjọ òsì àwọn tàṣí àwọn leaders of tomorrow náà dẹ̀ nìyẹn àwọn leaders of tomorrow we are the leaders of tomorrow we are leaders of tomorrow nìyẹn ẹwù wọ́n bí tán wà náà àwọn ọ̀dọ́ ẹ̀nà wọ́n pọ̀ ní ìsìn báyìí lórí social media bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oníkálùkù náà dẹ̀ ní ìntẹ́ ti gbá sábà láwùjọ dàgbà onípàwùjọ ọ̀dá ìjọba wa ní africa change ìjọba yẹn kìníkà kìníkà àwọn ọmọ yẹn náà wọ́n commit crimes lọ wọ́n dẹ̀ ṣe ń believe pé àwọn òṣèkẹ́ kí commit anything now dé pàwọn yẹn tó ń fara rí àwọn lúmi Nepal láìpẹ́ táwọn ọ̀dọ́ bọ́ sí gbogbo tán sun mọ́tò tán sun ilé wọ́n sun buildings wọ́n ti Nepal àwọn sàbábù ni wọ́n ni wọ́n láwọn gen z àwọn gen z àwọn sàbábù ah, àwọn ọ̀dọ́ ti bínú àwọn ọ̀dọ́ láwọ̀ ògbà àwọn ọ̀dọ́ níyà ti tó àwọn ọ̀dọ́ ṣe fìṣẹ́kúṣe lẹ́ àwọn ọ̀dọ́ ṣe padà sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tó bá níyà tó ẹ tó bá níyà tó yọ padà sọ́dọ̀ Ọlọ́run nìna àwọn ọ̀dọ́ ń yàyà kúyà sí lójoojúmọ́ a sì lájúlẹ̀ wọ́n ń ṣẹlẹ̀ lójú wa báyìí ok wọ́n worst sí àwọn náà tó wọ́n sọ pé àwọn àwùjọ ò dá kí ní ẹ̀yìn nìkan everything has corrupted subhanallahi wa bihamdi subhanallahi alazim àdẹ̀dá fọ́jú àdẹ̀ ń wò báyìí pé ha ò tọ́ nínú àwọn tí fìyàjẹ́ wọ́n jù nínú ìlú ẹ gọ́ọ̀mẹ́ntì yóò dá gọ́ọ̀mẹ́ntì ẹkẹ́ ń fìyàjẹ́ wọ́n ni àwọn là ń fìyàjẹ́ ra wa náà tí ẹgbẹ́ àmọ́ sàmọ̀ kátà ń ṣe yọ́rọ̀ wà sàánú wa ni ẹjá mọ́ dúpẹ́ àwọn di orí díẹ̀ ta tún rí láti sánmà táàrin nínú lẹ́lẹ̀ ká mọ́ dúpẹ́ rẹ̀ kó lè bá sẹ́kù kó mọ́ dúpẹ́ rà ní padà wárí nǹkan kẹmọ́ àwọn àsìkò sí ń bọ̀ bẹ́ẹ̀ lóòtọ́ ànẹ́bì lómi ò ní kánlẹ̀ sánmà ma sallallahu alaihi wasallam látara búrú àwọn èèyàn omi ò sì ní kánlẹ̀ sánmà ma kódà Nábì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ wọn kan wọ́n ní pé tí è bá ń ṣe àwọn dáàbà ni tí è bá ń ṣe àwọn ẹranko táwọn òsẹ̀ táwọn kan bá ti wọ́n lọ ní irúgbìn kan bá yọ̀bá má jáde nù lẹ́mẹ́ omi kan ò bá sì mọ́ kalẹ̀ láti sánmà mọ́ nítorí àwọn ẹ̀ṣẹ̀ zahara al so ní ìsin báyìí ẹgbà ẹ̀tùn gbọ́ pé ní ìsin àti sin pèpè sí Nigeria náà báyìí ní táwọn yútù ṣe ní Nepal yẹn ẹ jẹ́ káwà yútù náà ṣe kí ní ká se kábẹ̀rẹ̀ sí mọ́ sòlú ẹ dákun sẹ́yìn tó nílà káyọ sọ̀gbẹ́ gbàtẹ́ bá sòlú tẹ́sùn gbogbo àwọn nǹkan amáyédẹrùn tíjọba gẹ́ tún ṣe ẹni wọ̀n ṣe kankan díẹ̀ tàtúnṣe ẹ tó fẹ́ sún náà ẹjá sun mọ́tò ẹjá sun kíníkan ẹjá dá ogbó ẹ̀rú ká ṣe kíníkan kálíbà àwa youth la fẹ́ máa control báyìí àwa youth la fẹ́ máa darí ìlú a'udhu billahi min dhalik gbogbo àwọn propaganda ìwọ̀n lọ lórí facebook bẹ́ẹ̀ ni lọ lórí kìíní wọ́n dẹ̀ àtífẹ̀ o ń lọ lórí gbogbo àwọn social media káàkiri àwọn èèyàn wọ́n rán bí tí wàhálà yẹ ti ń ṣẹlẹ̀ gangan àwọn èèyàn wọ́n rán ok example wọ́n ṣe bandit mú fọ́lọ́n bí ọmọ tó bá bẹ̀rù ọlọ́ọ̀bá àwọ̀ ṣe bá ọ̀dọ́ náà ń lò afẹ́sà burúkà báyìí àwọn ọ̀dọ́ ok ibi táwọn ọ̀dọ́ bá ti ń ṣe tọ́lọ́ọ̀bá tán ṣe tà nẹ́bì rẹ̀ sallallahu alaihi wasallam ọ̀dọ́ ò náà fẹ́ rí lò ọ̀dọ́ tó wà mọ́sálásí yóò kọ́ hákùnrání láàárọ̀ náà tó bá tán yóò lọ ṣiṣẹ́ tí àwọn ará lè rí ó jẹ iṣẹ́ aláàlì kò sí ní parọ́ kò ní sàbòsí kò ní sàbún fẹ́ ní bọ́dì tí ó rán bálẹ̀ fìtí ẹ̀lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so náà wà rí táwọn náà fẹ́ recruit sínú bandit kan àbẹ́fẹ́ recruit sínú terrorist organization kan kò ní lọ because wà responsible ó dẹ̀ láwọn kan tó pọ̀ tó fẹ́ rán kí ni ẹwà pọ̀ gan tàbá tí wá ráwọn nà tá ìjà burú àmà pariwo àá nǹkan ìlú lé ìlú ìtẹ̀ tí wá lé jù ìlú ìlé jù ẹ jẹ́ kóníkálùkù náà obi tó ti ń contribute sí bó ṣe lè yẹn nínú tánàbí tún sọ nínú àríkì ni pé kò sí àwùjọ tẹ́ ti máa títì òsùnwọ̀n tẹ́ máa títì òsùnwọ̀n tí bá ń ṣe pé ọlọ́ọ̀bá ó ṣe kí ni yóò fi ṣídẹ́tùl mọ́ọ̀nà ìgbésí ayé tó nira lẹ́mọ̀ gbẹ́mbẹ̀ ibi tẹ́ bá ti ń da òsùnwọ̀n láàmú òsùnwọ̀n kan pọ̀ ni ó ti ní ẹkọ́ ẹkọ́ ta ó ti ní bọ́ sí ń yọ 1mb lórí dẹ́ta tó bá ń ta fáwọn èèyàn ó ti bọ́ sí ó ti lé sìmẹ́ntì tó kọfẹ́ tó fẹ́ rà fún ipé sìmẹ́ntì wà láfi kọ́ ilé yìí o ó ti níbọ̀ ní ó ṣe yọ báàgì mẹ́wàá kalẹ̀ tó lọ fi parí ilé tiẹ̀ náà tó fi parí sáìtì tiẹ̀ náà kò sílù tó bá ti ń ṣe bẹ́ẹ̀ òun ọ̀rọ̀ nẹ́bì là ń kà fún sallallahu alaihi wasallam tí ẹ bá ń ṣe pé ìgbésí ayé ò lè ń bẹ̀ mọ́wùlẹ̀ dàmà rẹ̀ mọ́ rí ẹjá years to now ẹ̀rì pé mọ̀ fò ẹmọ̀ bà lójú kan náà ni bẹ́ẹ̀ ṣe tí ń fò láti bàtàwà ìlú àwà ìtì táwà tẹ́ẹ̀sẹ̀ bírú àwà ìlàwò yẹn tí ń ké Nàìjíríà òdá Nàìjíríà òdá ẹkẹ́ tàwà padà fi gbàdà àdàgbàbá yìí lẹ́nu bẹ́ẹ̀ ni àwọn ọmọ kéèkéé inú tún dàgbàbá ogun lẹ́nu bẹ́ẹ̀ change government yẹn náà ni kí ló dé ìwọ ò fẹ́ change ẹ̀mí ara tiẹ̀ ni náà wàjúrì sultan tẹbá ti ń títí òsùn láàrin ara yín ọlọ́wà fi àwọn olórí yóò sallallahu alaihi wàlám and then ìlú tàbí ti máa yọ zaka kò sí tí ó mọ̀ ṣẹlẹ̀ nílùú ju pé òjò ní máa rọ̀ dáadáa ní sánmà máa ń bẹ gbogbo àwọn kí ní ìlànàbì ti kà fún wa ó kú àwọn àfáà gidi tí wọ́n sàlàyé fún aláwùjọ ó kú àwọn èèyàn gidi tí wọ́n sàlàyé pé èèyàn ẹ jẹ́ padà ibi ta bá dé ó ti tó gẹ́ ẹ jẹ́ ká padà sọ́nà Ọlọ́run ẹ jẹ́ ká revise life ara wa ọlọ́run sọ Al-Qur'an èyàn lè mọ́ give excuse ẹ àfá lóòtọ́ ní tẹ́ẹ̀sọ yẹn mọ́ give excuse ọlọ́run ni ìwọ náà mọ̀ nínú máa ń jẹ pé yìí tí ń ṣẹlẹ̀ gangan náà ní katásàlà yìí mọ́ wùlẹ̀ give excuse jẹ́ kájọ change aburú tó wà láwùjọ yìí ni ẹ jẹ́ ká imagine oníkálùkù látẹni lọ a ní pé ọ̀rọ̀ ọlọ́run ọba pé ẹ gbọ́dọ̀ parọ́ afẹ́ múlò lẹ́ni wallahi àwùjọ change tàbá fẹ́ múlò pé wọ ìyìn sí ní parọ́ mẹ́ látẹni lọ ìyìn ní parọ́ ah tẹbá gbéṣẹ́ fún mi bí oníṣẹ́ ẹgbẹ́ fún lágbàjá ok eléyìí 10 naira ní ta 10 naira ní ta ọ báwa ní 10 million lọ́fẹ́ gbà owó sẹ́ẹ̀tì ẹ owó sẹ́ẹ̀tì ẹnu nǹkan bá ní nípa wọ́n fún yẹ́sà eléyìí original ni òun ní ẹfí sí ẹjá oníkálùkù adódó pé ok èmi náà sì ní parọ́ mẹ́ àbọ́ ìmọ̀ wípé àfáà kí lọ sọ ìtọ́ sọ yóò lè wọ́ọ̀kì o tí tọ́ bá ti bàbẹ́ kò lè wọ́ọ̀kì àwùjọ ò lè dá mọ́tẹ̀rà rẹ̀ ṣùgbọ́n bá wọn ní pé kí ní kẹ́ tèmi látẹ̀ ní lọ kò sí tí ó jáde hóò mọ́nu wọn gbogbo ọmọbìnrin mi wọn ò ní jáde hóò mọ́ látẹ̀ ní ẹ̀lọ èmi àgbàmọ́ kó ní kálùkù bá tilẹ̀kùn mẹ́ àbúrú ìṣekúsí kọ̀kọ́ stop ń gbogbo mélòó àwọn ìyàwó lé ń kélé ní àwọn ọkọ àwọn òsúlé wọ́n lè súnlé àwọn obìnrin bẹ́ta tí wọ́n fà wọn lọ àwọn mò sí pọ́ ń gbogbo wọ́n lè tọ́jú ẹ̀yìn tẹ̀wà nílé o ìyàwó kò sí tìjú mọ́ kò sí anything mọ́ gbogbo nǹkan ti tú family ti tú ilé ti ọ̀nà ti dàrú púpá sí ń wà lójú kan náà pé ha 2027 ló bá change ah subhanallah ṣí ká bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ẹ jẹ́ ká padà sọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ṣe rí bí padà sọ́dọ̀ ọlọ́ọ̀bá yẹn òun náà ló fẹ́ le jù àbí òun ní solution tó le jù àbí àmú náà ní solution òdodo bàbá dẹ̀ ṣe ń fi falẹ̀ sí bẹ́ẹ̀ ni ó ṣe máa le sí tá bá ti padà láti last year ní bí á ti máa rámùrí látọ̀dọ̀ ọlọ́ọ̀bá nílùú sí ibẹ̀ kódà olúkálùkù ti mọ̀ rí ẹ́fẹ́ rúgbá ah, subhanallah nǹkan ti wá dáa nǹkan ti dáa ṣe ẹni tó lùn fẹ́ mọ̀ sódódó so ni ó kidnap èyàn ní àwọn sọfún pé ya ẹsẹ́n di on 200 million kẹfí wá gba ọmọ yẹn ẹlòmí ni wọ́n kọ́ mọ̀ bí mẹ́ta wọ́n ní kò mú 10 million wá wọ́n ni bàbá wọn ni òun ní 30 naira lọ́wọ́ bẹ̀ṣẹ́ wọn 30 naira ìbọn kò ti mú 30 million wá fọ́wọ́n mẹ́ta ṣe báwọn kan náà kó wọn yẹn tó bá jẹ́ pàwọn mọ̀ yẹn jẹ́ olódodo àwọn tán kó wọn yẹn tán ti rí gbọ́lá òjò pé ah, ẹ̀dàkọ̀ jẹ́ gbájọ́ lòdòdó kò sẹ́yìn tí wọ́n rí rìkútì lọ sínú aburú wọ́n fẹ́ sẹ̀kíní kan wọ́n fẹ́ lọ àwọn ọ̀dọ́ nbìkan gbogbo ọ̀dọ́ ti because kò sínú ìsọ́f kí n lọ gbé ẹni ẹlẹ́ni kí n dá mọ́tò dúró kí n kó gbọ́n tó wà náà tẹ̀kíní àgbóyín ah, ẹmú 33 million wá àmá make in life ni gbogbo fíìmù táà ń wò náà fíìmù Yorùbá náà gbogbo kí ní ní ṣiṣẹ́ tẹ́ ń wò yìí o gbogbo bẹ́ẹ̀ lómi ṣe ń kidnap fíìmù Yorùbá ló ti kọ́ wọ́n practicalize ẹ̀ ń bẹ̀ báyìí tẹbàtí wà mọ́tò lọ báyìí bẹ́ẹ̀sì dàkásọ́ náà tí mọ́tò yóò fi dúó àbí bẹ́ẹ̀sì lọ plan pẹ̀lú driver tí ó fi báyìí gbé wọn wábẹ̀ tẹ́sì bẹ́ẹ̀sì kó wọn inú fíìmù náà ti ń wò gbogbo aburú tí ẹnẹ́dẹ̀ ti ń kí lájọ́ ẹni pé ẹ fi gbà wọn kí ní yìí ilẹ̀ ẹ jẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa وأذل الشرك والمشركين والكافرين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين اللهم كن لأهلنا في غزة اللهم كن لأهلنا في غزة اللهم أخرجهم مما هم كانوا فيه اللهم عليك باليهود اللهم عليك بالنصارى اللهم عليك بالسهاينة ونتنياهو وأعوانه وأمريكا ومن معهم الذين يسومون المسلمين سوء العذاب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك